الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته so uh, a ti bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ nípa khulu'u ta ní pé khulu'u òun náà ni at-talaq ala iwadabi so òun náà ni separation tó máa ń ṣe láàrin ọkọ àtìyàwó àmọ́ ìwádìí mọ́ wà ń bẹ̀ that is bí price mọ́ wà ń bẹ̀ so fàlájù náà ha àìlẹ́hìmá fi maftadat bih àbí so tó bá ti rí pé ah, wà in khiftum an la yuqima hudud Allah àbí tẹ́ bá ti rí pé àwọn ẹni yìí bẹ́ ṣe ń wọ̀n yìí wọ́n lè ṣe nǹkan tó yẹ kàn mọ̀ ṣe níbi ọ̀rọ̀ zawaji eh, níbi marriage fàlájù ha àìlẹ́hìmá so kò sí ẹni ìṣù lórí àwọn méjèèjì yìí fi maftadat bi nípa fídíà nípa afọ nípa fìdáù nípa ransom tí obìnrin náà san fún ọkọ so aya yìí ni asùn níbi ọ̀rọ̀ alkhulu ó ti yàbí so gánà pé ní khulu nìyẹn àwa ni pé even though àwọn afáyín mọ́ sọ pé ó ní àwọn alfadhul khulu àwọn gbólóhùn tá a mọ́ láti fi ṣe khulu bíi kíni bíi kọ̀ọ̀làtúkì bíi fasaktuki bíi fàdẹ̀túkì fàdẹ̀túkì àlàkádà wà kádà min mal tó mo ṣe kúlò rẹ lórí báyìí báyìí báyìí nínú owó ó ti bá wọn sọ àfáà sọ pé ó yẹ kó jẹ́ specific pẹ̀lú àwọn alfazu yìí àwọn mí ni pé ara ara ò pé èèyàn lè lo ẹnikẹ́lìmà tó ṣàǹtọ́ka sí pé a bí ká sọ pé kí ni tọ̀làkùkínà kẹ́límà tọ̀lákínà wọn lè lò náà sọ ní pé eléyìí ni nǹkan tí sheikh islam tèmíà tó gbà wọlé so kódà gan òun náà gbà wá látọ̀dọ̀ ibn abbas ibn abbas náà sọ pé gbogbo alfaas tá a bá ti ń lò gbogbo gbólóhùn tá a bá ti ń lò pé pé tó ń kọ́ ó kàrà ń túmọ̀ pé a ṣe tọ̀lák lórí owó kan tá a gbà lọ́wọ́ obìnrin náà hulu náà ni so tí o bá ti sówó ń bẹ̀ hulu yẹn wọlé ó tí àbí tí o bá ti sówó ń bẹ̀ a hulu yẹn kò sí kí ni kò wọlé so and kò ní di tọ́láàkù náà kò ní di tọ́láàkù torí pé even though afami sọ pé yóò di tọ́láàkù but i nípe the correct one náà kò ní di tọ́láàkù inshallah so wọ́n tún ṣe ni yóò fún lówó àbí nǹkan tó bá ti yọnu sí si then yóò wá ṣe kúlù rẹ̀ pé àtọ̀ ah, mo fi lẹ̀ lórí báibá iye owó tí tó fún mi lẹ́yìn yẹn a ní pé ó ti kó lọ́dọ̀ ọkàn yẹn òun náà wọ́n pè ní kí náà ń pè albẹ̀yinú natu asugro wọ́n máa ń pè ní kí ni albẹ̀yinú natu asugro the small separation reason being that tó bá wọ ọkọ náà ó lè ṣe hitiba obìnrin náà pé tọ̀ mo fẹ́ fi ọ padà ó ti yà bí so tó bá gbà pé tọ̀ bóyá bóyá àkànní difference ni ó yá ẹja ẹja fẹ́ra padà ó wọlé báyìí unlike èyí tí wọ́n ń pè ní albeyunatul kuburo òun náà ní kí ni kí ẹ̀ ń ṣe tọ̀lá kò bí ní ẹlẹ́kẹta ìyẹn náà ń pè ní albeyunatu alukuburo ìyẹn kò gbúdọ̀ sọ pé òun fẹ́fẹ́ tí ó fi lọ fẹ́ ẹlòmíì gbà tó wá fẹ́ ẹlòmíì yẹn náà lẹ́yìn yẹn wọ́n tún wá ṣe kí ni wọ́n tún ní aljima'u lẹ́yìn ìgbà yẹn wá tọ̀lá kọ̀ rẹ̀ hẹ́ẹ̀ ó lè wá sọ pé òun fẹ́ fẹ́ ó ti yàbí so lọ́ fi pè ní albaynunatu alkubra àmọ́ ẹ̀ tí hulu ọ̀nà máa ń pè ní kí ni albaynunatu asugura ó ti yàbí náà so àwa ní pé àtóbìnrin yìí tó bá ti tó bá ti ṣe uh, this a ní pé ọkọ ò ní any rights lórí obìnrin yìí lẹ́yìn gbàyàbí torí bó ti ṣe fìdáwàrá rẹ̀ ó ti gba ìkàlẹ̀ kó lọ́dọ̀ ọkùnrin yìí ó ti yàbí so lẹ́yìn ẹ̀kí látún sọ́nà àwọn ní pé obìnrin tán ṣe húlùrù rẹ̀ a lè sọ pé kọ́ tún ṣe tọ́lá kẹlẹ̀ kan sí ó ti wà ní húlù already so ọkọ lè ṣe tọ́lá kù rẹ̀ kò tí yẹn ó ń ṣe húlù lọ́wọ́ a lè sọ pé tún tọ̀ lákọ̀ ẹ̀ sí torí pé kìí ṣe ìyàwó fún mọ́ ṣe bí ìyàwó lamọ́ ṣe kù rẹ̀ àbí kìí ṣe ìyàwó fún mọ́ ó ti yàbí so what that means nǹkan tó túmọ̀ ni pé ká assume ẹ̀mọ́ gbọ́ ó wà very important ká sọ ilé ká assume pé this particular man ó ti tọ̀ lákọ̀ obìnrin ní ẹlẹ́kejì ó di ṣàlá ọkọ ó wá dá padà pé pé wọ́n bínú pé mò ń bínú nígbà yìí ó tún ṣẹlẹ̀ kejì ó tún wò pé ah, kò yẹ kí n ṣe bẹ́ẹ̀ ó tún gbà padà ẹ̀yìn pé nípa ó kọ̀ ẹ̀kan báyà ó wá ṣe kúlúrù ẹ̀pẹ́ ní pé húlù yìí ṣe tọ̀lá kàbí nǹkan ló túnmọ̀ ní pé tó bá ṣe húlù rù for some reason wọ́n wá padà again ó ti bá wọn ó lè ó ṣe lè ṣe tọ̀lá kankan sí kò tí yẹn húlù rù ẹ̀ eh, sọ́rí ẹ̀ eh, tọ̀lá kàlá ọkọ tọ̀lá kẹlẹ́ kejì ìkan wá ṣẹlẹ̀ húlù wá ṣẹlẹ̀ tó wáyé pé wọ́n padà wá fẹ́ra wọn again pẹ̀lú akdun jadid ó ti bá wọn ayé pé ó ku tọ̀lá kẹyọ̀ kan àìsọ pé bóyá lẹ́yìn ilé kò sí mọ́ ó sì lè ṣe tọ̀lá kẹyọ̀ kan sí i tó wá fẹ́ ṣe tọ́lák lẹ́yìn yẹn láwà ní pé tọ́ ọ̀ lè fẹ́ mọ́ ó ti yàbí nǹkan tí ó ní ìdíkà sọ másàlá yẹn náà dẹ̀yìn nǹkan tí tá mention ọ̀dọ́ padà bèyí níbi question bó mú fẹ́ kó wà níbi nǹkan tá a rẹ́kọ́dì so ẹja tún sọ òun náà ni pé ṣé tóbìnrin máa ní pé òun fẹ́ ṣe kúlù ṣé a máa fọ́ọ̀sì ọkọ pé ó gbọ́dọ̀ ṣe kúlù yìí ni àbí ànífọ́sì rẹ̀ ẹgbẹ́ ní one ìṣúwọ́ntì kí àwọ́ ní pé mo fẹ́ ṣe kúlù ìṣàrá láti kí ọkọ̀ kógbà pé ẹjẹ́ ṣe kúlù rẹ̀ àbí now ṣé wọ́n máa fọ́ṣẹ̀ ní àbí wọ́n ní fọ́ṣẹ̀ rẹ̀ ṣe ibùn tèmi rahimahullah wọ́n sọ́rọ̀ nǹkan máṣe aláyẹn àwọn ni pé aláwọ̀kọ́ náà tábá ní pé kí ọkọ̀ kó ṣe kúlù ìyàwó bàbá ní pé la ṣáka annahu yustahabu li zawj an yuwafik pé kò sí any doubt níbẹ̀ pé èyí tó bẹ́tà fún ọkọ òun náà ni pé kí ni kó wá fakọ kó accept kúlù yẹn torí pé èyàn tó bá nílà kẹ́ túnmọ̀ pé this was law kò fẹ́ gbé ní ìbàyí mọ́ tá a bá fọ́ọ̀sì rẹ̀ kí ní ó ṣẹlẹ̀ wọ́n ló ṣẹlẹ̀ ó ti àbí so kò sí any doubt pé nǹkan tó bẹ́tà fọ́kọ òun náà ni pé kí ni kó ṣe kúlù obìnrin náà afáà ni pé wàhúwà khairul lahu so òun ló bẹ́tà fún kó ṣe kúlùrù fi hàlìhí ní àsìkò tó wà yìí wà mustakbalihi àti ní future likọ́ọ̀lì tààlà torí gbólówà láà tọ́lọ́ ni pé wà ní yàtà fárọ́kọ́ so tí àwọn ọkọ̀ àti àwọn tó bá ti pínyà yúgìnì láhù kúlẹ̀ mìsáàtì ọlọ́màṣe kí ni ọlọ́mà fún kálukú ní ọ̀rọ̀ tí ó fi sọ̀fáìsára rẹ̀ so mọ́wò pé bóyá tí tó lè bá lọ ìnírí mi kó ṣe kí ni kó filẹ̀ kó mọ̀ lọ tó bá fẹ́ lọ ó ti yàbí afá ni pé láàkìn ẹ ma gbọ́ láàkìn ìdá àbá àmọ́ tó àyí pé this particular man ó wá kọ́ pé òun fẹ́ ṣe kúlù ó kọ́ wà ó rí dọ̀ àìlẹ́yìí mahru wọ́n dẹ̀ fún ní mahru rẹ̀ pé mahru ilé ìgbà afẹ́fẹ́ yọ kalẹ̀ so a ní pé afẹ́ ṣe kúlù kò gbà ọ̀dà bóyá torí pé àti fún ní mahru àbíyá ìgbò nǹkan tó fún mi òun náà ilé ìgbò nǹkan tó fún mi òun náà ilé kí ni gọ́tẹ́ fún mi private jet tọ́ òun náà ilé mo ti fún yín padà ó rọrùn àrí tó <laughs> private jet tẹ́ fún mi àbú kódà gan òun náà kan tó bàjẹ́ níbẹ̀ mo ti tún ṣe òun náà ilé báyìí mo ti fún yín padà wọ́n ti wá fún ní márùn rẹ̀ completely kódà tẹ́ bá fẹ́ sí gaale tún àdì sí mo fẹ́ fi yín kalẹ̀ ni ẹni pé kí náà ti lè dí àbí so bàbá ní pé fahal yulzam bidhalik aula ṣe a wá fọ́sẹ̀ pé ọgbọ̀dọ̀ ṣe húlù àbí ọ̀ ní ṣe húlù yẹn ta ló ń fọ́sẹ̀ yẹn kọ́ọ̀dí àbí ta ló ń fọ́sẹ̀ yẹn kọ́ọ̀dí ló mọ́ fọ́sẹ̀ yẹn ó tí àbí torí pé kí ló kan e-, èyàn tó jẹ́ mufti yóò kàn mọ́ fún ẹni fatwa pẹ̀lú kí ni ìkan tọ́lọ̀ sọ lélẹ̀ òtítàn ìkan tó bá wù yín ẹlò tó bá wù yín mọ́ lò bọ̀ kọ́ọ̀dí yóò fún yín ní fatwa yóò dẹ̀ ṣe kí ni yóò dẹ̀ ṣe ìzámù pé ẹgbùdọ̀ ṣe kí ni ẹ̀ náà fi lo kẹ́lìmà pé ṣé àlìyúlzàm ṣé àrọ̀ pé kó ṣe by force meaning that nǹkan táwọn sọ nípa pé ọ̀rọ̀ pé ṣé wọ́n máa fọ́sàbí ò ní fọ́sì rẹ̀ ọ̀rọ̀ kọ́sì lè àbí ó ti àbí ọ̀rọ̀ kọ́sì lè alhamdulillah ní nàìjíríà iná a ní irú àwọn kọ́sì àbí a ní a alhamdulillah ó wà sùlóòtọ́ ṣẹ̀ríà court ní ìbáyìí ó ní àwọn kan tí pé wọ́n lè ṣe àmọ́ wọ́n lè ṣe ti marriage dé àbí aha so alhamdulillah wà ní nàìjíríà yìí tó ma máa ṣe kúlù ọkọ̀ àbí ó tọ́kọ wá hulu kúlù ìyàwó àbí kò fẹ́ ṣe kúlù wọ́n lè gbé lọ sí kọ́ọ̀tì àmọ́ tó bá gbé lọ kọ́ọ̀tì sí àmà fọ́ọ̀sì àbí àní fọ́ọ̀sì rẹ̀ so ní àbí wọ́n ní pé ìtàlàfàlẹ̀ ulama rahimahumullah fi hadhi masala wọ́n ní pé àwọn afa wọ́n ní ìtìláf wọ́n ṣe kí ni ọ̀rọ̀ kòkò níbi masala yìí fa aktharuhum yakul wọ́n ní pé most àwọn afa nǹkan tó mọ́ ń sọ òun náà ni pé la pé àní fọ́ọ̀sì rẹ̀ ṣe bí òun ni ọkọ ó dẹ̀ ní ṣe so la yulisam a ní fọ́sí rẹ̀ so ń yàbí fahuwa zaud tó kí òun gan so òun náà ló ní amuru yẹn òun náà ló ní eh, àṣẹ náà tó bá wù kó ṣe kú tó bá wù kò ní ṣe kúlùrù so ń yàbí afáà ni pé wàlkọ́wùlò rọ́jẹ̀ àmọ́ èyí tó tẹ̀sùn wọn èyí tó yẹ pé òun ló lọ jù anahu yulzam a máa fọ́sẹ̀ náà ni so tí kọ́ọ̀dì kan tó bá wò pé ẹja fọ́sẹ̀ a máa fọ́sẹ̀ náà ni ìdàkọ́ láti zaúdà tí zaúdà bá ti sọ pé anàlà máa ní àìndì pé lọ́dọ̀ mi ní síba ìyí ní kankan tó tó ń dá mi dúró ju pé kókọ̀ gbádàn ni òrò tí ìhì máa rọ̀hù máa fún ní máa rù rẹ̀ tó bá fẹ́ wà ìṣá àtó bá dẹ̀wù náà àtọ̀ ìtú àkàtàkùrà máa fún ní mọ̀ tó bá fẹ́ àmọ́ ìfẹ́ sí ìbàmọ́ li'anna baqa'aha ma'ahu ala hadhihi al-hal shaqa'u lahu wa laha torí pé tá bá force pé wọ́n gbọ́dọ̀ wà papọ̀ yóò mọ̀ yóò mọ̀ dá wà kalẹ̀ fún ìyàwó àti kíni àtọkọ so that's why àfin ní pé the best one ní pé kíni àbí òun ní kọ́ọ̀lù rọ́ọ̀jì òun náà ní pé kan pínyà kan fọ́ọ̀sì ọkọ̀ kó ṣe kíni kó filẹ̀ and anabi sọ fún Thabit bin Qais pé kíni ikbalil hadiko wa tọ́lík hatatlikọtan kí anabi sọ gba hadikọ gba garden tó fún gẹ́gẹ́ bí márùn tẹ́lẹ̀ gba lọ́wọ́ rẹ̀ kọ́sí kí ni kọ́ fílẹ̀ ó tí àbí so that's the masala inshallah so a ní pé most àwọn afá kí a ní fọ́sí rẹ̀ àmọ́ àwọn afá mi ní pé a máa fọ́sí rẹ̀ òun náà ni alkọ́wùlà rọ́jẹ̀ so ama gbogbo ele o padà sí kọ́dí yẹn tó jẹ́ kọ́dí tó wáyé pé nǹkan tó ń gbà ni pé a ní fọ́sí rẹ̀ a ní fọ́sí rẹ̀ náà nìyẹn o làbí sọ pé ìwọ́tọ̀ jẹ́yàwó àbí ìwọ́tọ̀ jẹ́ sister ọfẹ́ lọ fẹ́ brọ́dà kí ẹ̀ ń wo brọ́dà ẹ̀ fẹ́ dáadáa torí pé tọ́ọ̀bá ti fẹ́ tán àti kú ń bẹ yóò fẹ́ lédè o kódà ọ̀ nílà afáàgà tí ó mọ̀ sọ fún wọn pé fi ọkọ̀ kalẹ̀ ọ̀ nírí torí pé àwọn afáàgà sá fún pé gbàtà wọn tó ìsìnàdù kalẹ̀ pé tàbí pé kó fọkọ̀ kalẹ̀ orúkọ mi wọ́n wà ń bẹ̀ wọ́n fẹ́ ẹ̀rí pé èèyàn tẹ̀tí sọ ọgàn wọ́n ti sọ pé èèyàn sọ sọ àwọn ọ̀sọ̀ tẹ́ bá sọ ìgbàtà wọn sọ ni pé tọ̀ ẹni sùúrù ẹni sùúrù náà la mọ̀ ẹ̀ṣẹ́ àmọ́ ọlọ́mà kò yíyọ nǹkan tàbà sọ́rọ̀ nìyẹ tó bá fẹ́ pọ̀ jù àbí àwọn àfà àbí àwọn àfà nǹkan tó bá ti sọ kódà ní translator akàn nǹkan tó sọ náà ilé lọ́wádìí nǹkan tó sọ ń bẹ̀ ó ti tán èmi kọ́ mo sọ torí pé ọ̀rọ̀ tọ̀lá kí ẹwà abẹ́rẹ́ kẹfù ó ti yàbí so kí ẹ̀wọ̀n wo èyàn tẹ́ ìfẹ́fẹ́ torí pé àǹfà ní pé ẹ̀ lè so how much more èyàn tó sọ pé kó fi ọkọ̀ kalẹ̀ uh, without uh, without uh, àṣekọ́dí ẹnìkan sọ bẹ́ẹ̀ nínú àwọn náà nínú àwọn afá musafikọ so uh, lóòótọ́ ẹnìyàn oníbídà lẹ́nìyàn lóòótọ́ àbí ó ń praise àwọn oníbídà àbí wà pẹ̀lú àwọn oníbídà so wọ́n wá bí àfá pé ṣé a lè ṣe ṣé kí n ṣe kúlùrù àfá dẹ̀ ti ní interest láti fẹ́ sísá náà àfáà ní interest láti fẹ́ sísítà ó dà pé a dẹ̀ ti mention tẹ́lẹ̀ lánàá pé tẹ́yàn bá ti ní interest láti fẹ́ èèyàn pé kò yẹ kó mọ bí pé ah, ẹ ṣáà filẹ̀ filẹ̀ filẹ̀ kò yẹ kó kò yẹ kó rí bẹ́ẹ̀ táyé pé wá filẹ̀ lẹ́yìn ìgbà yẹn yẹn lè wá fẹ́ inṣàlá so àfáà ní interest láti fẹ́ sísítà àfáà ṣe fatuwa hmm, ó ṣe fatuwa ó sọ fún sísítà náà pé ìyẹn lè fọkọ kalẹ̀ even though tí ò bá gbà ẹ̀dá nígbà tá nǹkan kú káàkà kínáńpì definition kúlùrù ṣe nǹkan tá sọ nìyẹn kí la sọ yóò fún lówó ni yóò wá yọnu sí yóò wá filẹ̀ àbí nǹkan ní kínáńpì kúlù náà nìyẹn kódà gẹ̀ inú nǹkan báyẹn tí fatuwa tí bàbá fún sísítà yìí ó ti bá inú nǹkan báyẹn ló má yẹ kó jẹ́ inú kọ́ọ̀tì ni ó náà máa ń pè ní fasikù pé kí kọ́ọ́dí kó fọ́s pé ẹ̀pínyà kí nìkan tó mú wa sọ pé ọ̀yí kírun dáadáa ṣé ọmọ kírun dáadáa so aṣápàdà wádìí garí pé kò ikú dáadáa ọya ẹ̀pínyà kọ́nà kò nídìí kúlù kò nídìí ẹ̀pínyà náà ni ó tí àbí àmọ́ bàbá fún yẹn ní fatuwa tó ní pé ó ní interest bóun fẹ́fẹ́ sísta náà wọ́n lọ́wọ́ stan so ní sí báyìí ó lẹ́kẹ̀ẹ́ ibi tá a dé níbi àwọn ahkam tó ní ṣe pẹ̀lú kúlù ọ̀nà ìnọmbà 5 àbí àbí pé ó tọ́ ká ṣe húlù obìnrin tó ń ṣe haid lọ́wọ́ àbí pé tọ́láàkì la ní pé a lè ṣe tọ́láàkì obìnrin tó máa ń ṣe haid lọ́wọ́ obìnrin tó ń ṣe haid lọ́wọ́ a lè ṣe tọ́láàkì rẹ̀ àbí tó ayé pé èèyàn ti súnmọ́ èèyàn lè ṣe tọ́láàkì àfi tó bá ti ṣe haidu tó wá mọ́ a lè ṣe tọ́láàkì rẹ̀ so àyè ṣe tọ́láàkì obìnrin níbi àyè méjì aláwọ̀kọ́ ni kíni tó bá ń ṣe haid lọ́wọ́ a lè ṣe tọ́láàkì obìnrin ó ń ṣe àìlọ́ wa ìṣètọ́lá kò bìnrin nọmba two èyàn ti súnmọ́ ó mọ́ nísì báyìí kò sí ní hide àmọ́ èyàn ti súnmọ́ so a mọ̀ dúró de kọ́kọ́ ṣe hide kan kó wá mọ́ ká tó ṣètọ́lá kò rẹ̀ ó tí àbí àpé ìmọ̀ kó ṣe pé ó ń ṣe hide lọ́wọ́ àbí kó mọ́ ó tí àbí tó bá ṣe hide lọ́wọ́ à lè ṣètọ́lá kò rẹ̀ tó bá mọ́ a mọ̀ wòye sí pé ṣé èyàn ti súnmọ́ nígbà tó mọ̀ yẹn ṣé a ti súnmọ́ téèyàn bá ti súnmọ́ èyàn lè ṣe tọ́lákù rẹ̀ bọ̀tọ́ àìpé èyàn ti súnmọ́ èyàn máa dúró kó ṣe áìdù kan náà kó wá mọ́ ká tó ṣe tọ́lákù rẹ̀ ó ti yà mí aha so àmọ́ èyàn tó bá ń ṣe èyàn tó pé afẹ́ ṣe kúlù rẹ̀ so gbogbo eléwò nídìí torí pé èyí tá ń sọ fún èyí tá sọ fún tọ́lákù yẹn fún maslaha obìnrin àbí kò tí yẹn fún maslaha obìnrin torí pé nísìnyí báyìí tó bá ń ṣe áìdù lọ́wọ́ ìlè ṣe rẹ̀ so yà so bóyá àsìkò tí tí ó fi parí hide bóyá in ti yọnú sí ó ti yà bí bóyá in ti tó pé that particular woman ọlá pé kò fẹ́ fi ọkọ kalẹ̀ ló fi di tọ́lák ó ti yà bí pé mọ́ lọ so bóyá àsìkò tó ń ṣe hide tó kó tó parí bóyá in ti yọnú sí àbí bóyá yẹn ti bá sùn rẹ́dì bóyá kó tó ṣe hide tán kó tó padà sí kíní bá in ti yọnú sí gbogbo ilé fún maslaha obìnrin àbí àmọ́ níbi kúlùú à ń wo masla obìnrin náà níbi kúrú náà ó fẹ́ fi ọkọ̀ kalẹ̀ ọ̀rẹ́dì tẹ́lẹ̀ àbí so kò yéde ká mọ́ tó dékè bóyá kó parí hide àbí kó ṣe hide náà kó wá mọ́kín tó ṣe kúrú rẹ̀ so yí àbí now ẹjá lọ sí number six wọ́n ni pé yahrumu ala rọ́jùlì an yu'dhiya zawjatahu wa yamna'aha hatta yatarraha Ila kọ́lì nafsiha, wọ́n ní a haram ni haram ló jẹ́ fún ọkọ kó ma kó nira bá obìnrin pẹ̀lú intẹ́ntì pé ó fẹ́ kó fi ọkọ kalẹ̀ mo fẹ́ kó fi mí kalẹ̀ tẹ́lẹ̀ náà àmọ́ ìfẹ́ sọ báyìí pé èmi ni so ní ma kó nira bá tó fi wá su tó bá tó wá su tán àbú ìṣe mọ́ pé ìwọ lọ sọ pé ọ̀ṣe mọ́ ọya nǹkan tí mo fún wọn ẹ wá fún mi padà ẹ̀yàn pé àwọn obìnrin àwọn ọkùnrin wọn burú àwọn ìwọ̀n lè ṣe kí ní nǹkan tàbí gẹ́gẹ́ bóyá ọkọ̀ fún mi wọ́n ṣẹlẹ̀ rárá ni so tó kí wọ́n fẹ́ kó nira bá arábìnrin so fún mi ní nǹkan tí mo fún wọn lẹ́yìn ẹ̀ mọ́ litazhabu bi ba'di ma ataytumuhunna kí ni adlu wa ni pé ká ṣe mọ́nìrò hack that is ká stọ́pù àwọn right rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ fáwọn obìnrin àmọ́ kí ni reason tọ́lọ́ ní kẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ so to ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ lè tẹ́zhabú bíbáàdì máa àtẹ ìtùmùhúnà so ẹ ń ṣe bẹ́ẹ̀ tó ní pé ẹ fẹ́ gba nǹkan kan tẹ́ fún wọn tẹ́lẹ̀ so tó wáyé pé this is the intent tó wà lábẹ́ pé ẹ ń kó nira bá wọn ẹ mọ̀ bẹ́ẹ̀ so yàbí yeah, sọlọ́ sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ torí pé ẹ fẹ́ gba ìkẹ́kẹ́ lọ́wọ́ wọn ọlọ́wọ́ sọ pé àmọ́ ilá àyà tí iná bí fàáhíṣà tí mo bẹ̀yìn náà bọ̀tọ́ àyí pé wọ́n ṣe fàáhíṣà tó clear àhá ní táìmì yẹn ìyẹn lè ṣe ni ìyẹn lè ṣe bẹ́ẹ̀ fún wọn láti fi gbogbo nǹkan lọ́wọ́ zina àbí nǹkan tó tọ́ka sí sí náà private chat àwọn ọkùnrin bẹ́ẹ̀ ni ó wà lára rẹ̀ àbí kó mọ bá wọn sọ̀rọ̀ tí ọkọ òdè yọnú sí àbí àwọn kan tó yẹ ó lè padà lídìí sí zina yẹn so zina gan fúnra rẹ̀ àti nǹkan tó máa lídìí sí zina tẹ́yìn bá ti rí pé ó wà láwọ obìnrin ìyẹn lè kó nira bá láti fi láti fi jẹ́ kó sọ pé òun ṣe mọ́ kó wá kó wá fúnyàn ní nǹkan tí ẹ̀ fún tẹ́lẹ̀ so yẹ́ àbí wọ́tọ́ ayé kò sí nǹkan tó fà nǹkan kan ò ìyẹn kàn ṣe bẹ́ẹ̀ ọlọ́run mi kí ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ ó ti yẹ́ àbí so generally èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àmọ́ níbi kéṣe ọ̀kan èèyàn lè ṣe bẹ́ẹ̀ ó náà ní kí ni tó bá ti ṣe fa ìṣá mùbàyínà àbí nǹkan tó bá lídìí sí fa ìṣá mùbàyínà ó ti yàbí náà so dẹ́yìn àwọn ahkam alkholo ó náà ní pé yukrohu lilmarati wa yuhdoro alaiha mukhola'atu zawjiha ma'a istiqamati alhal wàdúnà sábàbìn yẹ̀tẹ̀dẹ̀ so wọ́n ni pé àmàkúrúhù ni wọ́n ni pé màkúrúhù ló jẹ́ fún obìnrin kó tọ́lábà kó béèrè fún kúlùrù tó lè jẹ́ pé kò sí nǹkankan tó ṣẹlẹ̀ alhal mustakima tí tàjọ wà ó wà òkè múnú jẹjẹ múraṣọwọ̀ múrílẹ̀gbẹ̀ so kí nǹkan tó ṣẹlẹ̀ gan àfà ó ṣe kí ni ó ní kúlùkù tó dáa ẹ̀sìn tó ṣe ó dẹ̀ ṣe dára gbogbo ẹ̀ ó wà òkè wà dúnà sábàbí ni yẹ̀tẹ̀dí kò dẹ̀ sí any reason tó fa kúlù yẹn wọ́n ni pé mọ̀kúrú ni àbí so even though àfà mi ni pé ara haram ni pé haram ni o kì í ṣe pé bí mọ̀kúrú nìkan ló jẹ́ ó jẹ́ haram torí pé ànábì ni pé eh, ayyuma mura'atin tolabat tolaqo nafsiha فحرام عليها رائحة الجنة فحرام عليها رائحة الجنة من طل... أيما امرأة من أمتي طلبت طلاق نفسها any woman any woman at all nínú àlùmọ̀ yìí ó wá ń bèèrè pé ká ṣe tọ́lákù rẹ̀ mìngọ́ ìrìbá sí àfilẹ̀ síbẹ̀ mìngọ́ ìrìbá sí tí ó rẹ̀ sí anything tó ṣẹlẹ̀ ó kàn wò pé àbú ẹ̀fí mi kalẹ̀ ìsinmá tí ó dẹ̀ sí any reason min gọ́ èrè bá a sí tí ó sí any reason anábì sọ kíkí ni fa haramun alaiha rọ ihatul janna pé haram ló jẹ́ fún that is kò ní gbóòrùn aljanna báyìí ẹ̀dẹ̀ mọ̀ pé òórùn aljanna to shaharin that is one month one month journey Then bá travel one month èyàn lo normal kẹtẹkẹtẹ èyàn lo àwọn rakumi ó wá di one month journey ó ti bá that distance èèyàn máa ń gbòòrùn àlìjánná báyìí ó ti èèyàn máa ń gbòòrùn àlìjánná pẹ̀lú distance yẹn àmọ́ wọ́n ní pé this particular woman kò ní gbòòrùn àlìjánná mean that ibi tó jìnnà sí àlìjánná yóò ju distance ẹ lọ bí ó ṣe jìnnà sí àlìjánná yóò ṣe kí ni ó yóò ju distance ẹ lọ ó ti yàbí to the point náà ni pé in reality haram ni kó ṣe kí ni kó béèrè tọ́lák kó béèrè hulu tí ò sẹ́ni reason Makuruko, kan àwọn afáàsọ pé makuru kan àwọn afáàmì haram inshallah. Ega bí ibn semin ó ti so idan a lè ṣe kí ni a lè a lè sọ fún mi pé kó ṣe kó béèrè kúlù tí ó bá tẹ́ reason ta bá ṣe bẹ́ẹ̀ a yí pé àwọn náà haram ó ti yàbí òun náà kò yẹ kó béèrè náà wà ilá yóò ṣe haram afa wọn fi ni pé ka ayin yaku na zawj ma'iban fi kholki nínú àwọn kan tó yẹ pé ó lè fa húlùrù ẹ̀wọ̀n gbọ́ nínú àwọn kan tó yẹ pé ó lè fa húlùrù ó dá ni pé kí this particular man kó wà ma'iban fi kholkihi pé níbi kholku rẹ̀ níbi structure rẹ̀ bó ṣe rí ó ti bá wọn kò tẹ́ lọ́rùn this particular woman kò wà pleased pẹ̀lú bó ṣe rí in terms of fiscal structure bóyá ẹni yìí ó rí bákanbákan bóyá ẹ̀rí bí ẹ̀rí boris bó ṣe fúláàtì <laughs> ẹ̀kọ́ wọ́n lè ṣẹlẹ̀ náà ó eléyìí fúláàtì àbí kìíní kan ó kàn ó kàn tínrín kò so àwọn kan tó yí pé ó lè fa kí náà ń pè deformity níbi structure ó ti bá wọn so ó lè sọ pé torí reason yìí o ìṣe má gẹ́gẹ́ bí bó ṣẹlẹ̀ sí obìnrin ìyàwó eh, Thabit bin Qais torí pé nígbà àwọn ìrìwàyà tì mí ní àwọn ìrìwàyà tì mí wọ́n sọ pé torí pé ó ọ́gì ni yàní Thabit bin Qais ló fi ní pé tí ó bá yẹ pé bí àwọn bẹ̀rù Allah subhanahu wa ta'ala ìbá tó tọ́ sí lójú ni ó kà ìgbìmọ̀ kan bẹ̀rù Allah ni mo ṣe é tẹ̀sí ó tí àbí so ìbá speech sí sí ojú rẹ̀ bó ṣe bó ṣe hate this particular man so wàlàm tutik almaratu albakọ amaa so and this asula woman kò lágbá láti kàn tó àti máa gbé man yìí so it's enough reason ó tó ó ti àbí torí pé nígbà tó ṣẹlẹ̀ ní àsìkò ànẹ́bí náà ànẹ́bí náà rí pé ó tó ló fi ní pé ìwọ sábìtì ó yá ṣe jamila jẹ̀mílà torí pé a ní pé kí lórúkọ woman yẹn jẹ̀mílà lápẹ́ àbí jẹ̀mílà lórúkọ rẹ̀ wọ́n wá ní pé àwòkánà sẹ́yìn and fi kúlùkì àbí bóyá ó wà fine in terms of physical structure àmọ́ níbi kúlùkù rẹ̀ níbi àwọn mánájì rẹ̀ kò wà ókè bí kẹ́ ẹ̀ láhun àmì kẹ́ ẹ̀ láhun wà lára ṣe ìrùkúlù kàbí kẹ́ ẹ̀ láhun náà so àbú ò lówó àmọ̀ pé kò lówó àmọ́ àbú ẹ lówó kí ló ṣẹlẹ̀ gẹ̀tòrí ọlọ́ gbàtà o pọ́s àbú a rí 20,000 bẹ́ẹ̀ adẹ̀bí àbú pé kílábẹ́jọ láàrọ̀ àbú ní pé ah, ṣé kò sẹ́kọ̀ọ́ lé ni lóòótọ́ ẹ̀kọ́ good food ni but wáyé pé ó ti wá di pé bóyá wọn láìkì rẹ̀ ìyẹn máa chílẹ̀ náà ní inshallah ìyẹn máa chílẹ̀ náà ní inshallah àbí ṣé kò sí gàrí ilé ni wọ́n alámú gàrí láti ilé yìí <laughs> lágbo méjì àrùn <laughs> lọ́wọ́ mustaan ẹ̀wọ̀n àbú olówó ní wọn lówó àwọn pí wọn lówó bọ́ wọn lówó kí ló wá ṣẹlẹ̀ torí ọlọ́run so kí ẹ̀ láhun kì í ṣe ìwà tó dáa ò ṣe ìbànkẹ́ láhun so abi n'i àsìkò siko àwọn bàbá ṣe máa se ṣe ní àsìkò kíran pé eid iléyá tó bá ti ti wá ti dúnrẹ̀ tán won wà fi sínú kíran pé inu tray kan wà gbé sábẹ́ bẹ́ẹ̀dì ìdáhùn kí ni ò wà òkè kò wà òkè láṣàrà wọ́n gbà pípa Allah so the point ni reasons fi kódà nǹkan tó yẹ pé ó mọ́ ń tètè bínú tó yẹ pé tó bá ti bínú bá yóò mọ̀ bàǹkan jẹ́ ni yóò mọ̀ dàǹkarú yóò mọ̀ sọ nǹkan tí ó yẹ kó mọ̀ sọ àmọ̀tẹ́lẹ̀ àmọ̀ pé bọ́ ṣe ilé yìí àmọ̀tẹ́lẹ̀ well wọ́n sọ fún mi mi ò gbọ́ èmi rò bóyá yóò máa sọ nǹkan tí ó yẹ kó mọ̀ sọ ó ti yà bí àwọn kíní wọ́n látẹ̀ bá sọ kẹ́lẹ́mà sóbìnrin tí ó wà ókè ó lè jẹ́ pé kẹ́límà yẹn yóò máa rántí kẹ́límà every single time tó yẹ pé ó lè jìnà síyàn and kẹ́límà yẹn ọ̀kan náà tẹ́yìn lè sọ ó lè jẹ́ kó sún kó tún padà sí sọ́dọ̀ ọkọ so hakadha nisa so one good word ó lè jẹ́ kí ni ó lè jẹ́ kó súnmọ́ yàn one bad word ó lè jẹ́ kó sí kí ni kó sá fún yàn so dákẹ́ ẹ̀ máa sọ nǹkan tẹ́ ẹ̀ máa sọ ọ̀nà ìdáyẹ̀ fi sọ pé wàlá tó kọ́ bẹ̀ẹ́ nínú àwọn ráìtì obìnrin wọn náà ní kíkí ni tí ẹ̀ bá fẹ́ bá sọ̀rọ̀ kí ẹ̀ má ṣe tàkbíhù so a ní pé tàkbíhù wọn náà ní pé kí ni kí ẹ̀ má bú in terms of bó ṣe rí physical structure àbí kí ẹ̀ má bú in terms of ibi tó ti wá kí ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ̀ ká pé kí ọgọ̀ you are stupid you are foolish you don't have any sense you know ẹ̀ kí àwọn kí ni mo ń ṣẹlẹ̀ kí ó mọ̀ ń ṣẹlẹ̀ ní o. ṣáìtẹ́ tó so daadaa you are stupid you are foolish you are you don't have any sense I thought you had sense mo rò bí àwọn onísẹ́ǹsì ni irú àwọn now kò sí ọmọdé kẹ́ ń bínú wọ́n tẹ́lẹ̀ bá ti ń bínú àníbi ni pé tọ́ ọba ti ń bínú jókòó àbí tọ́ ọba rí pé mo ṣe jókòó mo ṣe mú bínú lọ sùn tọ́ ọba lè ṣe kó lé tọ́ ọba ti kó lé tọ́ ọba ti lọ bá àwọn ọmọ ẹ̀yà tọ́ ọba ti tó sọ̀rọ̀ ọ̀tún túraká díẹ̀ tọ́ ọba ti padà sílé yóò tún wọn ó kì í ṣá ọ̀tá àlà of course ìyẹn máa correct ẹ o ìyẹn ó correct ẹ but àsìkò tẹ́yẹ̀ ń bínú kẹ́yẹ̀ kọ́ dákẹ́ náà lè tọ́ bá ń bínú ọwá ń kọ̀rẹ́kṣẹ̀ nǹkan tọ́ mọ̀ sọ òníwà òkè ó tí àbí òkè ẹ̀wọ́ èsì àwọn kìíní lépé àwọn kìíní ló ń padà lídì sí pé mo fẹ́ ṣe húlù ó tí àbí náà wọ́n ní pé àwòkọ́ fàtí anlá tukí ma hùrù dàlọ́ àbí kó wá tó bá ṣe pé bóyá that particular ó ń bẹ̀rù pé kò lè fulfill right ọkọ ó ń bẹ̀rù right ọkọ so in short instance ó lè bèrè húlùú àwọn tí ó bá ti ṣẹ́ ní reason a ní pé haram kò ṣe kí ni kò ṣe bẹ́ẹ̀ ó tí àbí so àwọn lè ní àwọn ahkam tó ní ṣe pẹ̀lú húlùú so wọ́n ní pé alhikmatu min mashru'iyyati min mashru'iyyati al-khulu' naam so wọ́n ní pé alhikmatu min mashru'iyyatil khulu so kí wá ní hikma kí ni wisdom tó wà behind pé wọ́n ṣe khulu ní òfin fún muslimi wọ́n ní pé milal ma'lum nínú nǹkan tá mọ̀ anna az-zawaj tarabutun bayna az-zawjayn marriage wọ́n ní kíni that connection tó wà láàrin ọkọ àti ìyàwó wa ta'ashurun bil ma'ruf àti pé ká mọ̀ live pẹ̀lú ara wa pẹ̀lú ma'ruf nǹkan tó dá ele náà pè ní az-zawaj kọ́lá tààlà ọlọ́sàn ní kòránì pé wà mí àyà tí nínú àwọn sáyẹ́nsì allah subhanahu ta'ala an kọ́lá kọ́lákún min anfusikum azwaja pé nínú àwọn sáyẹ́nsì allah ọlọ́run pé kí ni ó dá nínú yín from you azwaj àwọn ìyàwó kí wá ní reason litaskunu ilé ìhà tẹ́ẹ̀fì mọ́ find the rest lọ́dọ̀ ta ni lọ́dọ̀ àwọn ìyàwó tẹ́fìmọ̀ find the rest ọ̀dọ̀ àwọn kìíní lọ́dọ̀ ìyàwó so tó bá tó bá di pé mo níyàwó àmọ́ in find the rest ọ̀dọ̀ ìyàwó ó ti nìkan mí báyẹn tó yẹ pé tí má ti kún lé báyìí ìfẹ́ padà sílé mọ́ pé mo fẹ́ kó di bí i bí i eleven thirty lóru kí n tó padà sílé tó yẹ tí má ti di eleven thirty yóò ti sùn ó ti bá wọn yóò ti sùn tó bá ti di pé ọkọ ti ń rí báyìí arẹ́pẹ̀ ní rádìsì kò rí sùkún lọ́dọ̀ ìyàwó náà ní rádìsì mí ni and normally ọkọ tí nǹkan bá ṣẹlẹ̀ sí níta the first place tó do echo salon ní Kikini, ẹ normally normally o normally ni o ọ̀dọ̀ ìyàwó náà ni para sile. sílé ìgbà tí nǹkan ṣẹlẹ̀ sí anabi níbo ló sálọ si. ọ̀dọ̀ kọ̀díjà ni ọ̀tọ́ ẹ̀kọ́ ńlá káyìí ni o tó ẹ̀kọ́ obìnrin tó ńlá káyìí ni ó ti yàrí bó ṣe jẹ́ náà nìyẹn so tó yóò mọ̀ rí sukun bọ̀tọ́ ayé pé masala tó yẹ pe, masala tó pé àwọn kò yìí ló mọ̀ ọ̀ nípa sọ́dọ̀ ìyàwó ó ti bá ọ̀ sì kí ọlọ́sọ́dọ̀ àwọn búrásì náà ni pítọ̀ kí lẹ rí sí but normally mo fẹ́ farabalẹ̀ náà yíò kàrà sọ́dọ̀ kí ni ìyàwó kìí gbé mo fẹ́ béèrè advice àtúnú ti yẹn kìí gbé mo fẹ́ béèrè advice ó ti bá wọn èmi kàn fẹ́ mo fẹ́ farabalẹ̀ náà lẹ́yìn yẹn mo lè wá sọ́dọ̀ àwọn búrásì pítọ̀ bó ní báyìí but nǹkan ṣe mí níta tí má tún délé yóò tún lálàṣe mi nílé ni so I ló kù ẹwọ́ jẹ́ ìjọ́ tàjáde ó ti so àìpé reason to fi gbé Kini kalẹ̀ kò sí bẹ́ẹ̀ mọ́ so a mọ̀ nídìí kíni a mọ̀ nídìí kúlù báyẹn ó ti yàbí ọ wá ní pé wà já alábẹ̀ ìnákún mawadatan wà rọ́hàmà so ọlọ́run wá jẹ́ kí mawada ìfẹ́ kó wà láàrin ọkọ̀ àtìyàwó àti kíni àti rọ́hàmà àti mercy you mean that nǹkan méjìlá fi ń ṣe marriage nǹkan aláàkọ́ ni kíni alimawada la ti rọ́hàmà ló máa ń fa sùkúù náà àbí ó ti yàbí so nǹkan méjìlá fi ń ṣe kíni la fi ń ṣèyàwó ọkà kí náà ń pè marriage number one ọ̀nà ni kí ni alimawadda ọ̀nà ni kí ni ìfẹ́ number two ni kí ni arrohma ọ̀nà ni kí ni mercy kẹ́ẹ̀n kẹ́ẹ̀n rá ìkẹ́kọ̀ọ́ fẹ́ lò kẹ́ẹ̀n láàánú ó tí àbí kẹ́ẹ̀n wà merciful so mawada love àti kí ni àti mercy so that is why marriage marriage o kò lè dúró àyàfi kí náà ń pè àyàfi ó kéré jù rahma ó kéré jù rahma àmọ́ ma wá dà nìkan ò tó rahma nìkan ó tó ó ti báyìí rahma nìkan ó tó àmọ́ ma wá dà ò tó ó ti yàbí ó kéré jù rahma ó yẹ kó wà níbi marriage yẹn tó tẹ́yìn bá ti ní rahma fọ̀nísà ní sí báyìí sọ ọkọ bẹ́yà wọ́n ní misunderstanding ọkùnrin tí ò bá ní rahma kò ní drop owó tí ó fi jẹun ṣe àbí ọkùnrin tí ò bá ní rahma àwọn okùn jà tẹ́lẹ̀ ìmídẹ́gbé ìfẹ́ lówó tẹ́lẹ̀ gan ó tún bá mi jà ẹni kan bá ìmídẹ́gbé <laughs> ìfẹ́ jẹ́ ìfẹ́ lówó tẹ́lẹ̀ ó tún bá mi jà kò sí wàhálà kò sí wàhálà tó bá bí mo ti ní nǹkan tí ń sọ kí ni màá sọ ó ń bá mi jà ní ìfífún lówó ẹ̀dá kò sí kò ní jẹun ni ẹlóòótọ́ ẹ̀ ń jà bọ̀ sí kò ní jẹun ni yóò jẹun sọkùnrin tó bá ní rahma ẹkùn tó bá ní rahma lóòtọ́ à ń já o ó lè fowó sí orí tébù ó ti yàbí àti things like that tó yá kí wọ́n wádà nìkan níwà tí ò sí rahma so ilé ìlú ń ṣẹlẹ̀ ó ti yàbí tó ní pé ma wá dà that point kò sí bẹ́ẹ̀ mọ́ tó gbà ti ń jà àmọ́ rahma tó wá wà lẹ́yìn ni ó mọ̀ jẹ́ kí nǹkan kó sì mọ̀ lọ dáadáa so tí rahma bá wà náà ló máa jẹ́ kí ìyàwó kó sì dáná even though wọ́n ń jà ó ti yàbí ó sì lè dáná ó sì lè fọṣọ fún un but wọ́n ṣe jà lọ́wọ́ even though normally tó bá so obìnrin mọ́ nbebe ni normally ni o bó ni o pé obìnrin mọ́ ṣe kí ni ni pé ó fẹ́ jọ ọkọ ló rọ́ǹgì òtọ́ wáyé pé ọfẹ́ máa prove pé right mi ni pẹ̀lẹ́ ọmọ ma ń torí pé ọkùnrin yóò tètè rí mistake rẹ̀ tẹ́ bá ti ṣe ọkùnrin ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ tẹ́ bá tẹ́ bá ti ń pariwo káàkiri kò ní rí wàhálà kò ní rí mistake yẹn ó dàbí àwọn olórí náà tẹ́ bá ti ń pariwo mọ́ wọn ṣé wọ́n máa rí mistake pé tán ṣe wọ́n lè rí láyé àmọ́ tẹ́ bá ṣe wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ètè rí mistake yẹn ẹlákùnyàn tó yẹ pé òun sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyìn sí nísìbà tó yẹ pé bóyá ó ṣe nǹkan tí ò wà ókè so kí n tó sọ̀rọ̀ báyìí ó ti ń bẹ̀ mí ni ẹ̀dàkùn tó bá tún bínú wọ́n padà sí kíni wọ́n padà sọ ẹlẹ́nu ni àbí ṣèbó tí ó ṣà ti ń bẹ̀ ọ́ ó ti ń bẹ̀ ọ́ ó náà ìtẹ́ ìbáyìí tí ọkọ̀ àjọ tó bá ti ń jàmbá ìgbà míì ọkọ̀ yìí láì kàn mọ̀ bẹ́ ìgbà míì kì í láì kàn bẹ̀ bí tó bá ti bẹ̀ báyìí wàhálà ti dé ẹ mọ́ bẹ̀ mí mọ́ ẹ mọ́ bẹ̀ mí tí fọ́n <laughs> àbí àwọn tí kàn lè bẹ̀ wọ́n mọ̀ sá fún ọ pé èyí fẹ́ kàn bẹ̀ mí ó ti yé to the point náà ni pé normally obìnrin wọn bẹ̀bẹ̀ ni lẹ́yìn yẹn alípàdà òkúta ló tẹ̀wà rọ́ǹgì náà bọ̀dọ̀ má lì o pé ọkọ̀ sọ ó lè kò ní sọ̀rọ̀ sí mi èmi náà sọ̀rọ̀ sí náà so day one ó lọ ẹ sọ̀rọ̀ sí ayín tọ́ alhamdulillah day two náà lọ ẹ sọ̀rọ̀ sí ayín náà alhamdulillah kò sí wàhálà day three náà lọ ẹ sọ̀rọ̀ sí ayín náà ọkọ̀kan wọlé ó kàn ní pé assalamu alaikum ó dẹ̀ lẹ́yìn ẹ̀ ó ti tán torí wọ́n ti ní pé ìgbọ́dọ̀ ṣe hájúrù mùsùlùmí kọjá ọjọ́ mẹ́ta lọ àbí tọ̀ assalamu alaikum lẹ́yìn òtítá ẹ̀dá continue hajjúrò wa ẹ̀lọ èdè ta ló padà lùsù obìnrin náà ló padà lùsù ọ̀tọ́ àìpé wọ́n ti ṣe nípa ẹ̀gbẹ́ láti láti lẹ̀ iṣẹ́ kò ní sí ń obìnrin ni normally wọn bẹ̀bẹ̀ ni wọ́n sọ right mi ni pé kìnnìkan kìnnìkan so wọ́n ní pé àwọn obìnrin àwọn obìnrin sálàf wọ́n mọ̀ jẹ́ kí ni wọ́n mọ̀ ń la ṣe nífẹ̀ẹ́ lọ́ba ẹ́ àti nǹkan tó wrong tó ṣe o àti nǹkan tó right ni o a mọ̀ náà ni a fi bíbẹ̀ láti fi yọ kó níbi èyí tí ò da àbí náà ni pé àbò ẹmọ́ ṣe léyìí a mọ̀ bẹ́ẹ̀ náà ni ó ti yé now àmọ́ ilé ìwà tọ́ka sí pé bóyá ọkùnrin náà kó náà wá di tyrant nílé ìgbọ́dọ̀ sí táwọn sọ̀kọ́ nìyẹn Tọ nísìnyí bá ti wá di tyrant ìgbọ́dọ̀ sọ̀kọ́ nìyẹn àbí no of course yẹn lè general nílé kí ni mí general gbogbo control èyí mú nínú yìí but kẹ́ ẹ̀ máa kẹ́ ẹ̀ máa bọ́ọ̀nà sọmọ́sọ náà kẹ́ ẹ̀ máa tampa mercy pẹ̀lú kíni pẹ̀lú justice ó ti ó dàbí ìgbà tí aya dọ́rùbù ìgbà tó wá aya dọ́rùbù pé èèyàn lè lóbìnrin ẹ mọ̀ gbọ́ o aya dọ́rùbù ìgbà tó sọ̀kalẹ̀ so before then àwọn kòrò mọ́ ní sùúrù fún ìyàwó nílànà sọ̀habiyat wọ́n ní pé ìgbà tí aya sọ̀kalẹ̀ báyìí wọ́n ní pé the following day I'm ibn kẹsí ló sọ pé the following day àwọn obìnrin wọ́n wá complain fún anabi tọ wọ́n ti <laughs> wọ́n ti ń lù wá báyìí o ṣé anabi wa ni pé anabi wa ni pé ẹ mọ́ lù wọn mọ́ ara anabi sọ bẹ́ẹ̀ anabi kan sọ pé tọ istausu bin nisa khayran ẹ mọ̀ ṣe dára sí àwọn obìnrin anabi ò sọ pé ẹ mọ́ lù wọn mọ́ ayakura ló wà ní bíbá ìṣókí lábẹ́ ṣe sí ayakura ló wà nílẹ̀ so the point náà ni pé èèyàn ti ní authority báyìí kí ló kù istausu bin nisa khayran kí ma ṣe dá sí kíni àwọn obìnrin náà ni àwọn pé ìwọ náà ní gbogbo authority àmọ́ kí ẹ ma ṣe díẹ̀díẹ̀ wà ilá olùbèrè kúlù ó ti àbí so a ààrẹ nífẹ́ bẹ̀ ó ti yé náà torí bí nǹkan tí ṣetán fẹ́ òun náà ni broken home àbí pé pẹ̀lú broken home so kò ní sí unity àti ó bá di sí unity àwọn mùsùlùmí ó ti sánà nìyẹn torí bọ́lọ́ tí wọ́n bẹ̀rẹ̀ láti ilé mùsùlùmí kan ilé ìbírèkì ilé ìbírèkì ilé ìbírèkì kò ní sí nísìmẹ́ mọ́ ó ti àbí so that's why ṣètọ́nù máa ń dunú gan tó bá ti gbọ́ pé family kan wọ́n ṣe kí ni wọ́n pinya ó máa ń dunú gan that's why òun ni òun gangan ni ọlọ́run sọ inú koran pé yufarikuna bẹ́yìn almaru'i wa zawji ọlọ́run ní dimension yẹn pé wọ́n máa ń lo sí láti fi ṣe kí ni láti fi ṣe àtẹ̀fírík bẹ́yìn almar wa zawjihi ó ti àbí gbogbo àwọn kíní ìkòwà òkè so kẹ́hìn kẹ́hìn make sure pé tọ́láàkì wá ní the last resort ó ti àbí so hádà hùwà náà ọ wá ní pé fàhádìí samarotun nìka so wọ́n ní pé gbogbo nǹkan tá a sọ níbi àyà yìí asukun almawadda ẹ̀kíni arrahma wọ́n ní pé òun ni samarotun nìka òun ni benefit òun ni fruit ọmọdé láti nìka tẹ́yìn bá ti níyàwó ẹ̀mà ti lọ́kọ kódà kò báyìí pé bí a two days ago ẹ jẹ́ total stranger síra yín kódà ẹ̀ sọ̀rọ̀ sí ẹ̀rọ àṣàrà tẹ́ bá ti ní tẹ́ bá tẹ́ bá ti lọ́kọ bá tẹ́ ti ní ọ̀rọ̀ báyìí ẹ kàn rí pé suddenly that love is there that mercy is there àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni reason òun náà ni òun náà ni ogun àwọn tó máa sọ pé à ń ṣe boyfriend girlfriend torí pé a fẹ́ mọra wa dáadáa ẹ dákun yẹn pé tá a bá ti ṣe bó la mọra wa irọ́ àwọn kí ni yẹn tẹ́ẹ̀ bá ti tẹ́ẹ̀ bá ti tẹ́ẹ̀ bá ti tẹ́ẹ̀ bá ti ṣe marriage kò sí that love will come and that mercy will come especially tó bá ṣe kíkiri nípa pé ẹ ti súnmọ́ra yín ó máa wá ó náà nígbà tí ẹnìkan bí uh, sheik albani rahimahullah uh, one particular woman ó ní pé òun ti pé wọ́n ṣẹ̀ ṣe marriage òun àti ọkọ rẹ̀ so àmọ́ that love kò tí ì ní fún ọkọ yìí pé kí ló ń ṣẹlẹ̀ bàbá wa bi ní question nìkan just one question pé ṣé ẹ ti súnmọ́ra yín ó ní pé rárá ẹni pé ọkọ̀ súnmọ́ra yín náà nǹkan tí sọ́dọ̀ nìyẹn so kí ló fà ọ́ láì pé wọ́n wà bíi pé wọ́n ní distance lára wọn bóyá ó wà níbì kan ìyàwó wà níbòmí nǹkan tó fà náà nìyẹn so that jìmọ́ ò tíṣẹ̀ láàrin àwọn méjì so for that reason a lè sọ pé this woman kò tí nífẹ̀ẹ́ this man until tó bá ṣe kí n tó bá ti jìmọ́ nìkan lókù ó ti yà bí so tẹ́yìn bá ṣàtì má kò sí love yóò padà wá inṣàlá àti kí ni àti mercy náà wọ́n wá ní pé fàìdá lam yẹta hakok hadal ma'ana nǹkan tá a sọ níbi àyà yìí tí ó bá ti wá ṣẹlẹ̀ níbi nìka a falam tujad almawadda mina eh, torfein a rí love láàrin two parties a aulam tujad mina zawj wahda àbí a rí love yẹn láti one party ó yẹ kí bí àwọn méjì wọ̀n nífẹ̀ẹ́ wọn àbí ìkàyínú wọn nífẹ̀ẹ́ wọn kò nífẹ̀ẹ́ ìkejì fàṣà àti ilẹ̀ ìṣọ̀ ó wá di pé bọ́ ṣe ń gbé láyà ara wọn wá sí kí ni ó wá wà so terrible wàtà àṣàrọ̀ lè ìlàjì tí ó wá sí mínísítà fi títẹ̀ gbogbo nǹkan lè ṣe láti fi títẹ̀ àríṣe fa inna kí ni kó kó fi ìyàwó kalẹ̀ pẹ̀lú pẹ̀lú ihsan pẹ̀lú nǹkan tó da lè kọ́ lè tàà torí gbọ́nà wà látọ́ ní pé fa imsakun bí ma'arufin au bí ihsan so ìdá kẹ́ ṣe kí ni kẹ́ ń dá padà pé tọ̀ ọjẹ́ ìyàwó fún mi àbí kẹ́ ń fílẹ̀ ní fílẹ̀ tó ṣe kí ni tó wà òkè lílù ló fi kó le nǹkan mi wà bá ti pé alùn tó fi kó lè ní so ẹni ìsìnbà ìkíṣẹ́ tẹ̀sírùn bí ìsànù yẹ̀sùn ìsàn kọ́ nìyẹn àbí ajú àwọn kíran pé àwọn èrò tó gbé ajú gbogbo ẹ̀yà mọ́ lọ́dáadé nìkan mọ́sánmọ́sẹ̀ ní ìbà yìí gbogbo ilé kìí ṣe tẹ̀sírùn bí ok wọ́n ní pé fàyíza wújìdá tilẹ̀ mahaba wọ́n ní pé àmọ́ tí mahaba love tó bá wà láàrin ọkọ̀ àtìyàwó oh sorry wọ́n ní pé fàyíza wújìdá tilẹ̀ mahaba minjani bi zauj duna zauja bi ankari hat hulukọ zauji ha wọ́n ní pé tó wáyé pé mahaba yẹn ó wà lọ́dọ̀ ọkọ̀ ẹ̀ pé ìfẹ́ sì pé kò sí lọ́dọ̀ ọkọ̀ ó yẹ kó bóyá ìyàwó ló nífẹ̀ẹ́ ọkọ̀ àmọ́ ọkọ̀ ò nífẹ̀ẹ́ ìyàwó wọ́n ní pé níbẹ̀ yẹn ìdàkọ̀ ṣe mìsáàkùn kọ jẹ́ kọ́ wà lọ́dọ̀ rẹ̀ àmọ́ pẹ̀lú kí pẹ̀lú maruf pẹ̀lú kan tó da àbí kọ fílẹ̀ kò tó wáyé pé kí náà ń pè mahaba yẹn ó wà lọ́dọ̀ ọkọ àmọ́ kò sí ìyàwó tó ń yàbí ó wà lọ́dọ̀ ọkọ àmọ́ kò ìyàwó wọ́n ní pé ok bí anikari hat hulu kọ̀ọ̀sà òjá bí pé bóyá kò nífẹ̀ẹ́ sí ìwà tí ọkọ ń wù àwòkẹ́rì hat náksọ̀ dìníhì àbí kò nífẹ̀ẹ́ sí bí ẹ̀sìn ọkọ bó ṣe lọ sísàlẹ̀ àwòkọ́fat ifman àbó ń pé yóò pé ó máa lẹ́ṣẹ̀ ìdá bitaruki haki pẹ̀lú pé kò ṣe nǹkan tó yẹ kó ṣe fún ọkọ wọ́n ní pé fa inna fi hazil hala wọ́n ní pé irú situation yìí yubahu lilmar'ati tọ́lábù fìrọ́kìhí ala iwadin tabdulhula wọ́n ní pé ó tọ́ fún obìnrin kó béèrè kí alfirok tó fẹ́ separate kó lọ́dọ̀ ọkọ àmọ́ yóò mọ̀ fún ní kí ni yóò mọ̀ fún ní kankan a tí ó fi tó fi gba ìkalẹ̀ lọ́dọ̀ ọkọ wàtẹ̀fẹ́dì bí ìnàfṣà yóò lò láti ṣe kíni láti fi ránṣọ́ mara rẹ̀ lìkọ́ọ̀lì tààrà torí gbólóhùn alátọ́rọ̀ ni pé fa ìlhiftum anla yukima hududala tẹ bá ń bẹ̀rù pé ọkọ àtìyàwó wọn ò ní ṣe right wọn bó ṣe kó ṣe fàlájùnà àlèhìmá so kò sí ẹni ṣùgbẹ́ fi mafitada bí nípa nǹkan tó bá ti fún ọkọ fún kúlùrù ó tí àbí so ayà ní síbẹ̀ wọn ni asùn níbi ọ̀rọ̀ alkhulọ̀ ó tí so bí hádá a ti parí ọ̀rọ̀ khulọ̀ insha ta'ala àmọ́ wá ní kankan so mo rí pé ó ní question kan tó wá sọ́rọ̀ mi bilkethro tó pọ̀ gan nípa ọ̀rọ̀ kọta sọ nígbà táwọn sọ̀rọ̀ nípa àwọn ráìtì <clears throat> ọkọ eh, ráìtì ìyàwó lórí ọkọ no sorry ẹgbẹ́ eh, ni ráìtì ìyàwó lórí ọkọ ta ní pé nínú ráìtì ọ̀nà ni pé kí ni kó ṣe adlu láàrin àwọn ìyàwó àbí so <clears throat> táwa ní pé inú adlu Ona ni pé tó bá ti fẹ́ bíkúrù tó bá ti fẹ́ virgin pé yóò lọ ọjọ́ mélòó lọ́dọ̀ rẹ̀ seven days ọ̀tọ́ àìpé ó fẹ́ fẹ́ yíbù yóò ṣe kí ni yóò lò three days so àwọn question wọn wá wá àdẹ̀tí náà tẹ̀lẹ̀ ní ibà ìbọn a máa tún kàṣà ọ̀tà àdà ní ibà yìí ni pé ṣé dé yẹn èèyàn tó yẹ pé pé òun ló ní seven ninety yẹn ṣé gbogbo day náà ṣé òun náà ló ní gbogbo ẹ̀ náà bìmọ́nà pé ṣé àwọn ìlọ sọ́dọ̀ the other wife àti dáhùn kọ́ṣẹ̀ ní ibà tẹ́lẹ̀ bọ̀bóyá tó yí pé àka ọ̀rọ̀ àfáàlípa ìhun náà ni àwọn yóò fi wọn fi gbà wọlé bọ̀ ẹjá ka ọ̀rọ̀ àfáàní ṣọ́ta àlà so kó fi lè yé dára pé <clears throat> bó ṣe kó yé náà nìyẹn ṣáàlà so imam shawkani imam shaukani rahimahullah wọ́n mú àwọn àhàdìsì kan wá actually àwọn kan ló mú wá yẹn tó kọ muntakọ al-akhbar ah muntakọ al-akhbar yẹn tó bí hadith ló kún bẹ hadith al-ahkam ó ti yàbí so shaukani wá ṣe ṣarúwù rẹ̀ ló fi wá pè ní nainul autor ala muntakọ al-akhbar ó ti yàbí naam so àwọn hadith yẹn sọ́híbù alìmùntakọ̀ ó wá mú àwọn àdísì kan wá tó nílẹ̀ inṣáàlá so yí àwọn àdísì tó mú wá ẹmọgbọ́ o wọ́n ní pé an anasin kọ́ọ́l káàlẹ̀ ní nàbí sọ́lọ́hù alẹ́ wasallam ti sùn ní swatin pé anábì ní ìyàwó mélòó mẹ́sàn-án wà káàna ìdà kọ́sàmà bẹ̀yìnà hùnà wọ́n ní pé tí anábì tó bá ti wá pín alẹ́ fún àwọn ìyàwó la yantahi ila almar'ati alula so ha, eh, ila 90 wọ́n ní pé anabi ò ní dé ọ̀dọ̀ first wife eh, pé the first wife tó pé òun ni àkọ́kọ́ fún lálẹ́ anabi ò ní dọ́dọ̀ yàtọ̀ bá ti lọ sọ́dọ̀ the ninth one ó ti bá wọn tó fi wọ ninth night ila 90 tó fi wọ ninth night that is one one one one nine then one again so mi anabi mọ̀ ń pè ní kíni one one so yàbí ọ wá ní pé fàkún nàìmọ̀gbọ́ o فكنا يجتمعنا كل ليلة في بيت التي يأتيها so uh, yani ó ní pé uh, Aisha ló ló ló òun sọ̀rọ̀ yìí Anas Aisha ní pé so tó bá ti wá di pé bóyá èèyàn báyìí ló ní alẹ́ wọ́n ní pé a lọ kójọ sí ilé ẹnìyẹn gbogbo àtàyàn so yàbí so a lọ kójọ síbẹ̀ a ti mọ̀ pé nísìbáyì báyà aisha ló ní alẹ́ nísìbáyì gbogbo eight other wife tó kù wọ́n lọ sọ́dọ̀ aisha wọ́n ní pé anábì yóò wá bá wọn bẹ̀ ọmọ sọ̀rọ̀ tó bá ti wá di pé ó yá kálukú mọ̀ padà síbi tó ti ń bọ̀ yóò wá ku òun nìkan ó ti yà so pẹ̀lẹ́ lè ìsìbá ti rí pé alébá wọn sọ̀rọ̀ àbí alébá sọ̀rọ̀ but ẹnìkan ló ní ọjọ́ yẹn that's number one number two wọ́n ní pé ana aisha takọ́lat so àdísìmí tún wá látọ̀dọ̀ aisha wọ́n ní pé kánà rasulullah sallallahu alaihi wasallam mamin yaumin wọ́n ní pé a ní ọjọ́ kan báyìí illa wa huwa yatufu alaina jami'an imra'atan imra'atan so wọ́n ní eh, aisha ní pé a ní ọjọ́ kan báyìí a ní rí báyìí àyàfi kó ṣe pé ànábì yóò wá sí gbogbo àtẹ́yẹn yóò wá sọ́dọ̀ everybody tẹ́yẹn listen by bẹ́yà sauda ló lónìí àmọ́ ànábì máa lọ sọ́dọ̀ aisha yóò lọ sọ́dọ̀ zainab yóò lọ sọ́dọ̀ everybody so ń yà bí kó tó wá lọ sọ́dọ̀ tani, sauda ọwá ní pé fayadnu yóò wá súnmọ́ gbogbo àtẹ́yẹn tó ó súnmọ́ kèégbé bílájì máa o bí pé kẹ́ wà kúlò síyàn fayadnu wàyálmísù ó dẹ̀ lè tọ́tù wa náà ó lè fọwọ́ kàn wá so ń so wọ́n ní pé mìnàwáìrì masis àmọ́ kò ní ṣe masisu that is aljima so mìíràn ó lè ṣe gbogbo nǹkan pẹ̀lú kíni pẹ̀lú other wives ẹ mọ̀ gbọ́ o ó lè ṣe gbogbo nǹkan pẹ̀lú kíni pẹ̀lú other wives kò wáyé pé òun kọ́ ló ní alẹ́ yẹn àyàfi kíni àyàfi jima so ń yàbí wọ́n wá ní pé hata yufdiya ilẹ̀ lẹ́tì huwa yẹ̀ òmùhà so yóò wá ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa tán yẹn tí ó fi wá dọ́dọ̀ yẹn tó pé òun gan ló ní ọjọ́ yẹn so yẹ yeah, àbí so meaning that èèyàn tó wà àhákù èèyàn tó pé òun ló ní right jù sí ọjọ́ yẹn ọ̀nà nìkíni ẹnìkan bò kò wá túmọ̀ pé àlẹ́ ọsọ́dọ̀ ẹlòmíì náà so yẹ àbí àmọ́ èèyàn ní ṣe jìmáà ọ wá ní pé fàyàbí tu ìndáhá yóò wá ṣe kíni yóò wá sùn lọ́dọ̀ ẹnì yìí ni so yẹ àbí ọ wá ní pé rọwáwò ahmad wa abu dawud bin ahwe wà fi láfìdí wọ́n ní pé níbi another riwaya imam shaukani rahimahullah ní bíbá yìí wọ́n ní pé nípa àwọn àdísì yóò nípa àdísì aisha tààkà ní síbáyì tó ní pé ó mọ́ ṣe gbogbo nǹkan àfikí ni aljima ó ní pé wà kàdálìkà yẹjúzù lè zauj wọ́n ní pé ó tọ́ fún ọkọ dùkúl bẹ́ẹ̀tì gọ́ìrì sọ ibi náùbà wọ́n ní pé ó lè lọ sọ́dọ̀ another person's house tó ń pè òun kọ́ ló ní ọjọ́ yẹn ó tí kó lọ oyè lọ sọ́dọ̀ ẹ̀ tó ń pè òǹkọ́ ló ní ọjọ́ yẹn ó wá ní pé wà dùnú wù mí nà kódà gan ó lè súnmọ́ gàtì kán wà close wà lámsù kódà gan ó lè fọwọ́ kan náà ó wá ní pé ilà jìmá àyàfi kíni àyàfi jìmá ù kàmá fi hadith aisha ta almaskur ẹ bó sọ níbi hadith aisha ta ìsọ tẹ́lẹ̀ so meaning that èyàn lè lọ sí kíni èyàn lè bá wọn sọ̀rọ̀ náà a lè ríra wa àmọ́ àmọ́ pé ẹnìkan ló ní ọjọ́ yẹn tó bá ti wá dalẹ́ á lọ sọ́dọ̀ èèyàn tó kò gẹ́gẹ́ ló ní ọjọ́ yẹn so yé àbí so àmọ́ èèyàn ò lè ṣe jìmá pẹ̀lú any other person tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yẹn ti kó sí nǹkan báyẹn haram ní kẹ́hìn ṣe bẹ́ẹ̀ àmọ́ tí ẹ̀ bá gba ìdùn dé àwọn bó lè fẹ́ gba ìdùn náà bó lè fẹ́ gba ẹ lọ sọ fún ìyàwó pé ń mú <laughs> bó lè fẹ́ sọ náà ẹ <laughs> ẹ ìyẹn lò kìnnáyà bíi ẹ̀ eh, so bọ̀tẹ́rí you mọ̀ dáwàlá kalẹ̀ náà ó mọ̀ dáwàlá kalẹ̀ so àbúwá fi mí Yeah, bẹ́ẹ̀ pé bóyá ìgbà tó bá dọ́rọ̀ kí ó wáyé pé bí i mú lọ́jọ́ dáìpẹ́ lómi lọ́jọ́ nípa kìí ṣe bẹ́ẹ̀ fún mi o nígbà tó bá dọ́rọ̀ ní sípa ètò ó mà di wàhálà báyẹn ó ti yàbí so ó wá níbòmí náà tí mo fẹ́ kà ẹ̀hẹ́n so eh, pé a ní pé àfi tó bá ti gba ìdùnnú eh, àbí but a ah, ti mọ evidence fún yẹn wa àbí evidence ò ti sí fún yẹn ṣe àmọ́ evidence wa kí ni evidence àmọ́ wa ẹ́ ok àwọn mùsàlámà ti ben. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bọ́ wá ní kẹlùmù fẹ́ kàyín báyìí ẹ̀dá kàyín báyìí wọ́n ní pé àná anna rasulallah kana yas'alu fi maradihi alladhi mata fi aina ana godan aina ana godan yuridu yawma aisha so uh, ẹ ma gbọ́ wọ́n ní pé ìgbà tí anabi sick gbàtà náà be sick so anabi mọ ṣe kí be man look towards be look forward to sí ọjọ́ aisha kò tí yẹn so anabi òun lè dúró pé kó ṣáà ti di ọjọ́ aisha tó bá ti wá di ọjọ́ aisha báyìí bẹ́ẹ̀ ọ̀làlókun tó fi di ọjọ́ aisha wọn anabi wọn sọ pé níbo mo fẹ́ lọ lọ́la báyìí o that is ọ̀dọ̀ aisha so wọ́n ti wá rí pé anabi nífẹ̀ẹ́ kó mọ dọ́sọ́dọ̀ tani aisha wọ́n wá ní pé fa azina lahu azuwajuhu wọ́n ní pé àwọn ìyàwó anabi wọ́n wá fún ní izinu kó wà lọ́lọ́kì ni aisha lọ́ba yẹn so wọ́n ni pé yẹkúnù haithu ṣàkó wà níbi tó bá ti wú ó ti yàbí fàkánà fi bẹ́ẹ̀tì àìṣà so ó wà lọ́dọ̀ àìṣà ẹ́n hátà máta so ọ̀dọ̀ àìṣà ni ànẹ́bí padà kú so mi ìdá tí àwọn ìyàwó tó bá ti fún nítorí peter lọ́sọ́dọ̀ so kò sí nǹkan tó ṣe ìṣà tààlà ni mo kà í mí ní báyìí no sauda náà ni inshallah sauda ni umu salama kọ sauda ni so èyàn e-, e-, tó tún súnmọ́ tí àwọn fáwọn ìmọ̀ sọ pé bóyá rárá òun ló fún anabi ní e, ẹ òun ló fún aisha ní ọjọ́ òun náà ní sọfíyà torí pé iṣu mọ̀ ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfà pé ṣé sọfíyà ló aisha ní ọjọ́ kan ni àbí sauda ó ti àbí ibùdó èyí tó kẹsìn ọ̀nà ní kíni sauda ni ti sọfíyà ọjọ́ kan náà ni ló sele òun náà nígbà tí anabi ń bínú sí sọfíà tó pé ó ṣe kankan fún anabi ó wá ń wá bí ó ṣe jẹ́ kí anabi kó yọnu sí wà lọ bá aisha pé tọ̀ aisha ó dàgbé mo rí pé anabi nífẹ̀ẹ́ ìwọ ju àá tó kù lọ so this is another pé ọkọ nífẹ̀ẹ́ ìyàwó kan ju èyí tó kù lọ kódà pé ó wá hàn gan of course ẹ̀wọ̀n gbọ́ of course kéèké bóyá yóò fẹ́ sọ pé ó fẹ́ kó hàn bọ́tọ́ wà padà á hàn kò sí nǹkan tó ṣe torí pé èèyàn tó jẹ́ khairul al ibad khairul khaliq òun náà ṣe bẹ́ẹ̀ torí pé is human just like tẹ́yìn bá ti ní àwọn ọmọ tó pọ̀ náà kò sí tẹ́yìn bá nífẹ̀ẹ́ ọmọ kan ju àwọn tó kù lọ yóò mọ̀ hàn wípé nísìn báyìí mo fẹ́ kó bá ara nǹkan kan ṣáàlù náà ni ṣáàlù wa bá ara nǹkan kan ṣáàlù wa bá kan ṣáàlù kan lè mọ́ ń pè lójoojúmọ́ ọlá pé mo nífẹ̀ẹ́ ṣáàlù náà ni láfi ránṣẹ́ ó ti àbí bọ̀ ìgbà mina, náà ó yẹ kó bóyá wọn nífẹ̀ẹ́ sáàkì ni but most but mostly ṣá mostly ṣá nǹkan tó wọ́n fà láì pé èèyàn nífẹ̀ẹ́ ọmọ yẹn náà ni wà bá ń ṣe kankan tó mọ̀ pé tí tó wà bá mi ṣe báwọn ṣe dáadáa náà ni ó ti àbí bọ̀ ìgbà míì ọlá pé èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́fi ń pè ó ti àbí mo fẹ́ kó sùn so what the point is náà ni pé yes ẹni tó nǹkan táwọn sọ náà ni pé sọfíyà wà lọ bá Aisha wá sọ pé wá fún àìṣà pé tọ̀ this particular night mo fún ọ kí kí ànàbì kò fi lè yọnu sí mi gbà tó wá ṣe bẹ́ẹ̀ ó wá di ọjọ́ sọ̀fíyà àìṣà wá lọ sọ́dọ̀ ànẹ́bì ànẹ́bì sọ fún àìṣà pé ah, ilé ìka ànì fi mí kalẹ̀ ìwọ kọ́ lọ ọjọ́ ọjọ́ sọ̀fíyà ni ẹni pé despite fact pé ànẹ́bì nífẹ̀ẹ́ àìṣà ànẹ́bì sì ń ṣe adlu sọ yà bí despite pé ànẹ́bì nífẹ̀ẹ́ àìṣà ó sì ṣe kí ni ó sì ń ṣe adlu pé tọ́ ìwọ kọ́ lọ lọ́jọ́ yìí sọ̀fíyà ló ní àìṣà wá ní pé à ah, sọ̀fíyà ti fún mi láti jẹ́ kọ́ yọnú sí ó ti bá àníbà tọ̀ wáyé pé báyìí ní tò sí wà náà inṣàlá ó ti tánà nìyẹn kọbàlù fíkà náà nìyẹn ẹtùnú kàbá hùn ọ̀rọ̀ manhaj ó tún máa ń kọbàlù kí ni kọbàlù fíkà kò lọ́wọ́ sọ fíà pé tó ń gbọ́ ṣé lóòótọ́ kò sọ bẹ́ẹ̀ ẹ̀tọ́ ẹ̀yí pé kọbàlù fíkà yóò pọ̀ gan níbi àwọn ọ̀rọ̀ ànẹ́bì ó ti bá hùn ó náà ní ìgbà tí tẹ́nìkan tó ń lọ ń fọ àbúkásà pé ẹ mọ́ kọ́ kíní ẹ mọ́ kọ́ quran ẹ mọ́ kọ́ kíní bọ̀ àmọ́ ele kọ́ sírọ̀ dé sírọ̀ yẹn gangan láfi kọ́ manhaji ẹ pé wọn ìkẹta ń bẹ̀rù ní kíni wọ́n ń bẹ̀rù ọ̀rọ̀ manhaji àbí tọ̀ sírọ̀ yẹn gangan láfi kọ́ manhaji gan ó ṣe ẹ pé ọlá pé wọ́n gbọ́n wọ́n mọ́ anything sírọ̀ yẹn gangan láfi kọ́ manhaji gan ní reality ó ti yé bá so wọ́n lọ́wọ́ àlàm so ẹja wọn kò bẹ́ẹ̀ ká bèrè àwọn questions yìí ok kí ni tẹ́ mẹ́ twelve kí